إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله عز وجل وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشبر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ني تسواجلوري ككترة البراهين الإنجيلية على أن عيسى عليه السلام داخل في العبودية ولا حظ له في الألوهية لا تبسل يبقى أن عيسى عليه السلام ẹgúsí Ọlọ́run ọba ni wọ́n òjísí Ọlọ́run ọba ni wọ́n ànábí Ọlọ́run ọba ni wọ́n wọn ò ní ìpín kankan nínú ìmáṣe ìjọsìn àti mú wá fúnra wa àwọn ayat díẹ̀ nínú Qur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ahadith wọ́n bẹ bá mú nípa wípé àníyàn alayhi salam tánpẹ̀ Jesus ẹ̀rúsìn Ọlọ́run ọba ànábí Ọlọ́run ọba pọ́nbélé ni wọ́n ẹ̀yin lẹ́padà sọ wọ́n dọ́lọ́run ọba tẹ́ ń jọ́sìn tó bá dẹ̀ di yamal kiyama ànábì Ìsá ó ṣe kèfèrí pẹ̀lú bẹ̀ṣẹ́ ń jọ́sìn fún wa ọlọ́bà ń sọ ní Qur'an wa idh qala Allahu ya Isa ibn Maryam a anta qulta lin-nasi ittakhidhuni wa ummiya ilahayni min dunillah ọlọ́run ló mọ̀ bèèrè lọ́wọ́ ànábì Ìsá tó ń kálùkù yí ń pè lé ní wa ọlọ́wọ́ mọ̀ bèèrè pé ìjẹ́wọ̀ ló sọ fún wọn ìntánẹ́bí Ìsá kọ́kọ́ fi fèsì fọ́nà ọba inú Kùrán lè yíò o ní pé subhanak mímọ́ ìwọ Ọlọ́run ọba mímọ́ ìwọ Ọlọ́run ọba kò níbi kí n sọ ìwọ ọ̀rọ̀ yìí ma yakunu li an aqula ma laysa li bihaqqo kò tọ́ fún mi ànábì Ìsá kí n sọ nǹkan tí n lẹ́tọ̀ sí kò tọ́ fún mi kí n wí jáde lẹ́nu mi wíkí mi ìmìnira jọ́sìn fún àbí mẹ́ta nínú ọ̀kan ní mi àbí ọ̀kan nínú mẹ́ta ní mi kò tọ́ fún mi kí n wí gbólóhùn bẹ́ẹ̀ ma yakunu li an aqula ma laysa li bihaqqin in kuntu qultuhu faqad alimtahu ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsik innaka anta allamul ghuyub kò tọ́ fún mi àmì ànábì Isa alayhi kí n sọ kan tí ó yẹ kí ni ó tí yẹ kí n sọ ilé inú Kùránì ni ọlọ́fin rẹ̀ fún apin tí ó ṣẹlẹ̀ ní yamal kiyama ni ẹ in tí ó sì ṣẹlẹ̀ ni ẹ ìgbàgbọ́ táwa mùsùlùmí nísì ní pé tí ó ṣẹlẹ̀ ní ẹ dákun wá wo ìwọ tí wọ́n wá ń tẹ̀lé wọn lọ lé ìjọsìn tẹjọ lọ ń sin ọlọ́ọ̀bà mẹ́ta lọ kan nítorí pé òun fẹ́ kíní kan òun wá gbàlà ọ̀rọ̀ kan ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dákun bóòlù sí fẹ́ sí ní yamal kiyama níjọ tán bá ń bèèrè lọ́wọ́ Ànábì Ìsá ẹrù nǹkan báyìí tán wá ń fèsì padà fún wọn pé àwọn tán bá ń sàlàyé àwọn kíní fún yí wọ́n arhamun nas bikum àwọn tán nífẹ̀ẹ́ yín jù wallahi tàbá ń sàlàyé fáwọn musulmi ilé ìbídíà ni ẹ̀ mọ́ kú lórí ẹ̀fà tó bá ń bínú ẹ̀ kíní kan wọ́n búwa wọ́n sí gbá tán sàlàyé fún pé ilé ẹbọ ni wàláhì àwọn tán nífẹ̀ẹ́ jùnú èyàn lè dákẹ́ kí a kàmà wòye nítorí àmàrì kìí àmà ń bẹ kò sí èmé ah, why not use it lójú ẹsẹ̀ báyìí ó ṣe ronú pé kí ní ilẹ̀ dúró lóòtọ́ ni èèyàn lẹ́ni yìí náà mú ànábì ọlọ́run ni wọ́lá èèyàn ni wọ́lá èèyàn tó rí lórí ilẹ̀ tó jẹun tó mu tó níyà táwọn ọ̀tá fẹ́ mú èèyàn tó sùn tó jí èèyàn tí ó mọ̀ bèèrè pé kí ló ṣẹlẹ̀ sí ò sí tí ó mọ̀ bóò ló padà wádọ́ ọlọ́run yìí tó yẹ kí wọ́n náà ma wò ní wọ́n padà ọ̀rún mayí lápò náà ni pé àlọ́nà lẹ́ni wallahi Ànábì Ìsá kí sọ́nà ọba wallahi Ànábì Ìsá àwọn tí wọ́n dẹ̀ wà láwùjọ nínú àwọn mùsùlùmí wọ́n sọ dódó fún yín wallahi nítorí pé àwọn èèyàn tijú àti fi ẹ̀sì Islam wọn hàn wáyílá ọ̀rọ̀ yìí kẹ́ sọ̀rọ̀ tó jọjú ọ̀rọ̀ tó ṣe kó ti gbọ́gbọ́ àwọn bi'auni al-maliki al-ma'bud pẹ̀lú agbára ọlọ́run ọba ọba tó lẹ́tọ̀ sí gbogbo ìjọsìn la ilaha illa huwa alayhi tawakkaltu wa ilayhi unib kò sí ẹnìkan tó lẹ́tọ̀ sí ìjọsìn àfi Allah Allah ilé mi gbára lé o ọ̀dọ̀ rẹ̀ sí ni èyàn túbá lọ sí iqra min awwali al-fasli ar-rabi' wọ́n ni kọ́kọ́lọ sí kọ́kọ́lọ bá sí náà ní chapter lákọ ní chapter min awwali alifosli aburabi ní first of our chapter lẹ́ẹ̀kẹrin nínú gospel Matthew lọ́wọ́ number 6 àti number 7 fàfíhì ma tẹ̀sìrìhù bí yán Isa alìsàlám abdùn o ń bẹ̀m̀bẹ̀ ẹ̀rí a kí náà ń pè yí pé ànábì Isa ẹ̀rúsìn ọlọ́run ọba ni wallahu sayyidun wa rabbun Allah sì ni ọ̀gá Allah ni ọlọ́run wa ọgbọ́wa li qawlihi fil ayati sabi'ati qad kutiba aidan nítorí pé wọ́n sọ kínan kí ó wà nínú chapter tán sọ wípé la tamtahinu rabbu ilahaka ilé ni Matthew chapter 4 verse 7 ipé wọ́n ti kọ́ kalẹ̀ o ipé kínan pé thou shalt not tempt the Lord thy God so ànábì Ìsá wọ́n sọ bí pé ó ń sọ fẹ́nìkan pé ó lè tẹ́mtì ọlọ́run ọba ọlọ́run olórí fásí ẹ̀ ó lè tẹ́mtì ó like ó lè tẹ́mtì ọlọ́run ọba wọ́n ni wà fi hadha al-fasli nafsihi anna shaitana hamla al-masih in bẹ nínú this same chapter ipe shaitan ó gbé ah, kí náà ń المسيح النبي عيسى جيسوس وأخذ يطوف به من مكان إلى مكان وبرع سينما بكاكا كيوريس إيسى واي فكيف يستطيع الشيطان أن يحمل الرحمن بون الشيطان سيري بيك بي الله بكاكا كيري torí wọ́n pé wọ́n ṣètọ́nù mú ànẹ́bì rísá wọ́n mú káàkiri ó ń fi oríṣiríṣi àwọn ayẹyẹ ayẹ hàn nínú ilé ayé bóò ló ṣe ń rí bí bí ọlọ́wọ́ bá káàkiri ta'ala Allahu an dhalik uluwan kabira ilé nǹkan ọlọ́ba a sì ẹ̀fọ́ mọ́ ọlọ́ba kó níbi ìwélé thumma amarahu shaytan an yasjuda shaytan wa ń sọ fọ́lọ́wọ́ àbí nke ya forí kalẹ̀ fún mi oye báyà bí gbogbo ìròyìn sọ yìí kìkí possible fi haqqi Allahi al-ma'bud dhil jalal wal ikram kò sí ṣe nípa Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣètọ́nù tí wọ́n ń sọ fún kó yá foríkalẹ̀ fún mi èyí tá mọ̀ ní Kùránì pé Ọlọ́run ń sọ fún ṣètọ́nù kó foríkalẹ̀ fún anábi Adam alayhi salam fa aba aba wastakbara wa kana minal kafirin ṣètọ́nù wọn sọ fún pé tó bá lè foríkalẹ̀ fún mi yí fún wọn ní gbogbo dúkìá tí ń bẹ ní inú ayé walillahi khaza'inu samawati wal ardh gbogbo tó ń pè ní dúkìá ayé àti sama ọ̀dọ̀ Ọlọ́run ló wà náà fa kayfa yatajawwa'u ash-shaytan 'ala Allahi bi ولما أراد منه الشيطان ذلك أجاب المسيح بقوله nígbà tó wá di wípé ṣètọ́nù wá tọ́lábà ilé lọ́dọ̀ ànẹ́bì Ìsá gẹ́gẹ́ bó ṣe nínú báyìí wípé òkè o ọya foríkalẹ̀ fún mi kò sì jọ́sìn fún mi kí lè bá fún ọ ní gbogbo dúkìá tí ń bẹ ní inú ayé àti nínú sámà ó ní kọ̀dí já a fil kutubi sabiqah nǹkan tí ànábì Isa tafin kínan pé tafin fún wọlé ní pé it is written ilé nínú ìdìbò kí ni kata ti kọ síbẹ̀ la tusjadu illa li rabbi aw la tasjuda illa li wọ́n ló ti wà ń bẹ̀ nínú bíbélì wípé ìwọ ò gbọdọ̀ jọ́sìn fún ẹni kankan àyàfi Ọlọ́run bá subhanahu wa ta'ala ó nìkan sí ló gbọdọ̀ máa jọ́sìn fún ló máa sìn ilé ìbẹ̀ tó bá lọ wọnú Matthew chapter 4 verse 10 tó bá lọ ka kísọ̀ yẹn gẹ́gẹ́ bó Matthew náà ni ó tọ́yìb ó ní kó mọ̀ rí pé ah, a ní gbogbo àwọn ògbòyìn tán sọ́n bìí kò kọ́kọ́ lè jẹ́ròyìn Ọlọ́run bá sí ìtọ́nù sọ fún ẹ pé foríkalẹ̀ fún mi ṣe ṣe ìtọ́nù tó bẹ̀ kún sọ fún ọlọ́ọ̀bà pé foríkalẹ̀ fún mi ni àbí ṣe ìtọ́nù tó bẹ̀ kún sọ fún pàtì ọlọ́run tó rẹ̀ tó ti pín sí pàtì tó bá wù kó jẹ́ ń bẹ̀ èwo ní pàtì wo ní ṣe ìtọ́nù lágbára fún láti wá máa sọ fún nínú ọlọ́run ìpé foríkalẹ̀ fún mi ẹ wá wo tán ní wọ́n fi ń fún lésì o ò ní pé ara wo àwọn ti kọ́nu tíra ìpé èèyàn gbọ́dọ̀ Joseph àyàfi fún ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan ta ló ń sọ̀rọ̀ yẹn anẹ́bì isa ìtumẹ̀ ní pé anẹ́bì isa wà distinct ọlọ́ba náà wà sí kíní ó wà distinct àwọn méjèèjì oòrùn pọ̀ mọ́ra wọn àjọ sí wọn òjò wà rárá naam wọ́n ní tẹbákà lọ sí tó fi débi abis 10th verse lam yusambil masihu nafsahu ibn allahi anẹ́bì isa ò fi gbà kan kíra ọlọ́mọ ọlọ́ọ̀bá rí fi ma a'lam níbi katawa mọ́wọ́ wa inna ma kana yusammi nafsahu ibn al-insan in ta man pera wani omiyan e illa annahu sami'a aw sami'a tasmiyatuhu sami'a tasmiyatuhu bidhalika falam yunkirha bizamil anajil wala khususiyyata lahu fi dhalik in ka ta ti le sọ ní pé oke wọ́n ní pé en ṣùgbọ́n ṣùgbọ́n ma ń pè bẹ́ẹ̀ tí ó sì kí ń takú gẹ́gẹ́ bó sì wà nínú àwọn bíbélì wọn tó ti pàwù ti ẹgbà bẹ́ẹ̀ rárá tó bá jẹ́ ìrìnlẹ̀ ìdájú fẹ́ sọ ní àwọn èèyàn pọ̀ tán pè lọ́mọ ọlọ́run nínú bíbélì náà wọ́n pè ànábì adam lọ́mọ ọlọ́run wọ́n pọ̀ bẹ́nu àwọn ànábì ọlọ́run ó mọ́ gbọ́n pé jeremiah gan lọ́mọ ọlọ́run wọ́n pè isaiah lọ́mọ ọlọ́run wọ́n pè isaac lọ́mọ ọlọ́run wọ́n pè jacob lọ́mọ ọlọ́run nínú Kùránì nínú bible èyí tí ó padà wá fúra sí ni pé tẹ́símíyà yìí gan nínú bíbélì gan wọ́n máa fi ń pe àwọn tó bá jẹ́ àwọn bí àwọn ànábì ọlọ́run àtàwọn ẹrú sí ọlọ́run bá ní tó bá fẹ́ gbàgbẹ́ ìpé òkè bọ́sẹ̀ bọ́n sọ́nìyàn rí kìkín sí òníkà eh, ló tún pèbẹ̀ tó ń ti pé ọwọ́ bàjẹ́ ó ti bà kìí nà tó ń ti bẹ́ẹ̀ náà ń kọ́ ìtúbẹ̀ ní pé ọwọ́ bàjẹ́ ti bà ẹmọ ráwọn nǹkan tí ó correct ń bẹ̀ tó ń ti bí ẹmọ ráwọn àṣẹ́kùta ẹwà wo and New Testament kullu takiyyin babrin yusamma ibn Allah tó bá ta'ammala gbogbo kí ni research tí wọ́n na lè ṣe tí o n sin tó lè very simple research gbìyànjú àti kàkíní látòkèdélẹ̀ àwa musulmi ma ń ka Kùránì látòkèdélẹ̀ bal a ma ń ha Kùránì látòkèdélẹ̀ Kùránì a ha ma ń gbé sórí ló jẹ́ pó lè àti tọwọ́bọ̀ Kùránì ó ti ẹ̀ lè ilé ò jẹ́ ká máa rántí àwọn oní nọmbà 19 miracles kásáré yà lọ síbẹ̀ díẹ̀ àwọn kalá wọn fi wọ́n ní pé àwọn fẹ́ prúfù pé Qur'an ọ̀rọ̀ Ọlọ́run ni nínú tẹ́fì mọ́ pé Qur'an ọ̀rọ̀ ni pé there is 19 miracle in the Qur'an hadha batilun wa nihirafun wa ilhadun ni 19 miracles yẹn wọ́n ni aliha tis'ata ashar ẹ̀dàkùn àléhà ti sàátà àṣàrì ọlọ́run sọ̀rọ̀ nípa ná ipá àmàláíkà 19 láfi sí ìjájì orísìírísìí àwọn tàfàsírí ló wá fún àwọn kan ní pé à ìkanú àtàmà sí comparative lọ́dọ̀ yín bí àwọn aká kìníkà kìníkà wọ́n bá ní pé number 19 miracles yẹn oníṣẹ́rí number 1 and 9 ó ń tọ́ka sí alpha and omega only this number 19 is a representation of God a'udhu billahi minash shaitanir rajim bí number 19 gangan fún ààrẹ òun ni alpha and omega because 1 ló bẹ̀rẹ̀ number 9 ló parí ẹ̀ so alpha and omega àwọn philosophy àwọn kìfìrí lè fi ń ṣe dáwà fáwọn christian láti wọnú islam àwọn kìfìrí ń ṣe dáwà a'udhu billahi ta ló dákí ní rẹ̀ Rashad Khalifa wọ́n pọkùnrin kìfìrí kan Rashad Khalifa ní United States òun ló dá nọmbà 19 orí kùsílẹ̀ yíò tẹba wo nọmbà bismillah bismillah rahman rahim tẹba ka nọmbà ìpè 19 ni tẹba ka kíní kan is a multiple of 19 bitọ́lọ̀ ti dákọ ìsánú Quran 19 kíní kan 19 19 19 kíní kan times 3 ó ṣe 19 nọmbà súrọ̀ yìí 19 ni tẹba divided by 2 yóò wà fún 19 gbogbo wọn jẹ́ 19 19 19 ó lò fẹ́ fi prove pé Quran kò sí àbùkún at the end of the day ó padà conclude pé àmáyà méjì kan bẹ̀ tí ó sínú Qur'an wọ́n ni ó fẹ́ prove pé Qur'an pé kò sálẹ̀ kún bẹ̀ ó padà wá conclude pé àyà méjì kan tó ti kílẹ̀ nù Qur'an Suratu Tawbah àyà 128 àti 129 oní kò sínú Qur'an ibi reason ni pé kò bá mẹ́rẹ́kú nọ́mbà 19 nígbà tó yá ó padà ní pé ànẹ́bí Ọlọ́run mẹ́rẹ́ ìrìntàwẹ́lẹ́ fi ṣe dáwà lè yọ òun padà calculate ikẹ́ ànábì ọlọ́run nígbà tó yọ sọ conference kan ní mọ̀kókò ó ní pé òun ti padà mọ́ déètì ìjọta yọ parẹ́ ó ti kú dànù ní ìsìn báyìí ayóòsì ti parẹ́ ó kódà òun tó fọ́njù pé wọ́n tún assassinate ẹni ó sì ti prophesize fáwọn èèyàn rẹ̀ ó ti padà fọ́mù àwọn ẹnìkan tán tẹ̀lé tán gbà pàdánàbì ni wọ́n pè wọ́n ní the submitters wọ́n sì wà láyé dé ní kékeré pátápátá the submitters anabi ti wọnù Rashad Khalifa ó translate Quran ìkọkúkọ bá mú kùfùlìyàtì zandakọ́tù ló wà ń bẹ̀ so gbé ní ẹ̀yìn gbọ́dọ̀ máa ṣe tẹ̀m̀bí because irú àwọn kíní ó dùn falsify ewu ní nọ́mbà 19 mẹ́rùn pẹ̀tà nẹ́bí o mọ́ ń parẹ̀ táwọn sọ̀hábò mọ́ ń parẹ̀ anẹ́bì tọ́lọ bá fún Quran ọlọ́ anẹ́bì wá sọ fún pé nọ́mbà 19 mẹ́rùn ah So that 19 is a powerful number. In fact, it is a representation of God. كيف تقول هذا الكفر هذا كفر ولا شك ibi tàti lọ ní wípé Qur'an ìgbé tolo ọba ti ṣe kíni tọ́lọ̀ ọba protected kò ní ìdíkà mọ́wàá nàmbà 19 miracles kẹ́kẹ́ Qur'an ìwé tí to ṣe tọwọ́bọ̀ ni àmọ́ òrèlè ń kọ́wú ní bíbélì ń kọ́wú ọlọ́run jẹ́ yíwa pé ìwé tẹ́tí tọwọ́bọ̀ ni a ní àwọn tí wọ́n sọ fún pé tóun ti kí tọwọ́bọ̀ yìí ẹ̀sẹ̀ tóun ti kó mọ̀ rí àwọn àmì tí tọwọ́bọ̀ àwọn fásí wà tí ń kà fọ́nù báibù wọ́n ló kọ̀nkújù pé fún lóòtọ́ ọlọ́run kọ́ ló sọ ilé fún àgá náà ló sọ kálátò kèdélẹ̀ wallahi ọ̀pọ̀ mélòó mélòó ní àwọn tó kí wọ́n convert sí Islam tán revert Islam wọ́n ní pé the Bible led me to Islam ó gbọ́dọ̀ kàjú Genesis lọ tó fi di mùsùlùmí ah ó mọ̀ ráwọn kàkẹ́ ah kí lè léyìí kí ni eh, ok Deuteronomy ta ló Deuteronomy Moses nínú àwọn Pentacles. that we are five books of Moses Moses sì sẹ́ra rẹ̀ nínú òwe tó kọ èmi ò gbọ́rí pé ìmọ̀ ń kọ̀wé tó máa ń kú mẹ́ wọ́n ló wà ní pé àlóòtọ́ ok Moses kọ́ ló kọ ilé ta ló kọ ṣe bínú àwẹ́tọ́ fún Moses ni Tawrati dẹ̀ ní ọlọ́ọ̀bá fún Moses báyìí láti sámà ní tọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ń bẹ́m̀bẹ̀ àbí àmọ́ ọ̀nà ti wà gbà pọ́rọ̀ tẹ̀yẹn bẹ́m̀bẹ̀ ọ̀rọ̀ èèyàn lélé ẹnìkan lè tálẹ́nì yìí àwọn o lè rí ẹnu Kùránì o lè rí rẹ̀ ní pẹ́ ilé àwà mẹ́ntọ́ Ọlọ́run ló sọ wọ́n náà wò tó bá tó kàdá àwọn bí Leviticus àbí Numbers ó mọ̀ ara wọn discrepancies gbogbo lè research ni ó lè dẹ̀ bẹ̀ tó bá jòkó tẹ́tẹ́rẹ́tẹ́ akalọ Sunday school akalọ ń tàun tán rawa akalọ ń fún wa lómi ìgbàlà kan irọ́ ní gbogbo ẹ̀ pátápátá kọ́kọ́ wo asluence yẹn gan ṣé kí ní correct

mélòó nínú àwọn pásọ̀ tẹ́gbà ti sọ pé ká mọ́ pàrọ ìwé wa yìí nǹkan bẹ̀m̀bẹ̀ fíhì ma fíhì fíhì ma fíhì ó mọ́ ráwọn narrations tí ń forí gbára wọn ibẹ̀ ló ti mọ̀ rí nínú Bible náà ni ó ló ti mọ̀ rí pé Jacob àtọlọ́run <laughs> o Jacob àtọlọ́run jọ ń ṣe kí ni ó jọ ń jà táìbá gbà wá inshallah ìjókòó kan níbi sí ẹ máa kà fún ọ fásì lọ́gbó tún lọ́wọ́ bá sẹ́lẹ̀ kejì èwo olódodo ní méjèèjì kò yé wa mọ́ nígbà tó bá sọ pé Jacob àtọ́lọ́jọ́ ń jà èèyàn àtọ́lọ́run bí Jacob ṣe yẹ ẹsẹ̀ Ọlọ́run a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run padà wá ń sọ fún nínú Báìbù ló wà eléyìí ń ṣe pé kí ní lọ́wọ́ fún ààrẹ mẹ́wọ̀rí ìṣàlá ìjòkó kan ló wà fẹ́yìn tí kákàmọ́ mú exact wá exact lélẹ̀ ìṣàlá àkàgbàgìdì báyìí pé ó ti rí inú ìwé ìlú wa ọlọ́run padà wá ń bẹ Jacob pé fímílẹ̀ fímílẹ̀ ilẹ̀ ti fẹ́ mọ́ àwọn yóò ká mọ́nù ẹwọ ọ̀rọ̀ in bẹ́ẹ̀bẹ̀ náà pé ọlọ́ọ̀bá in wí ní àwọn ẹ̀lọ́ àmọ́ rí ara Moab kí ni pé wọ́n àwọn ìsọkúsọ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ pọ́n lọ book of Solomon song of Solomon <laughs> àwọn ìsọkúsọ ọ̀rọ̀ àwọn nǹkan tí ó tọ́ ká fi ròyìn ànẹ́bí Ọlọ́run ká mọ̀ ròyìn ànẹ́bí David David wípé ó rí ìkan nínú àwọn ìyàwó ọmọ àwọn ọmọ sẹ́rẹ̀ àwọn tẹ́ gbọ́dọ̀ fi ròyìn ọ̀dá nàgán láyé lè ní <laughs> tí wọ́n fi ròyìn ànẹ́bí Ọlọ́run ó wá lọ gun orí òkè ni wọ́n lọ ń yọjú obìnrin ibi títí ń wẹ́ obìnrin olóbìnrin wà fẹ́ fi ọmọ yìí ní kí ló wá ló ṣe inú báìbù ló wà ó wà rán ọkọ rẹ̀ wà rán lọ sójú ogun ẹjá lọ ẹyá ẹjá lọ jagun sójú ọ̀nà ọlọ́run wà ní kábáhùn tó síwájú ìtàtí tètè pádàdù <laughs> bá ṣe pàyún ìdánúbò ṣe lọ fẹ́ ìyàwó rẹ̀ náà bó lè ṣe mọ̀ fẹ́ lè wọ́ ìyànẹ́bí ọlọ́run torí ọlọ́ kẹ́yìf ó wá pọ̀ bẹ́ẹ̀ ànábì lúùtù ó fún ọmọ rẹ̀ méjì lóyún nínú

o rí náà rí tó ń ká ní àbẹ́yẹ ń ká ara ní ní tẹ́mi ti fura sí ní pé àwọn kírísítẹ̀nì ń ká báìbù àwọn mùsùlùmí gan kájú wọn lọ because èmi kẹ́ nípa abẹ́yẹ oṣe láwọn amẹ́lì kìyàmà ọkàn mi balẹ̀ lórí pé Islam tí mo ń ṣe ìlọ́nà àti katini iná ṣe ìntẹ́mi wà gbà pọ́dọ̀ ọlọ́lọ́ tó wáyé tọ́lọ́ sì ti jẹ́ yà wà ní Kòránì tó clear wípé àníkíní ìṣẹ́ aláwọn pastors yìí ti tọwọ́ bọ̀ mọ́wàá jí ó yà ọlẹ́nu àwọn àfáà nínú àwọn mùsùlùmí náà gbìyànjú àti tọwọ́bọ̀ Kùránì ọlọ́wọ̀ fún wọn ṣe ní ọlọ́ni pé wa innahu lakitabun aziz la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi tanzilu min hakimin hamid ọlọ́run látọ̀dọ̀ ọlọ́ọ̀bọ̀ alágbára ló ti wá eléyìí o ọlọ́run takaffala bi hifdhihi ni ọlọ́run wa inna lahu lahafidhun èmi fún àmì ní sọ nǹkan mi ẹ má bá ń sọ Kùrán ẹlùwìlà nípa àwọn báìbù tó àwọn báìbù àwọn kí ló tọ́lọ̀ òfin sọ fún rẹ̀ rárá Ọlọ́run fi sàdẹ̀wò fáwọn àfá Yahudi àtàwọn because tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà yẹn tó ṣe ní pé ìwé yẹn àwọn nìkan ní access sí àwọn ànábì wọn àwọn pharisees wọn àwọn sadducees wọn àwọn priest àwọn mount àwọn tó jẹ́ àwọn ulama wọn àwọn náà ní access sí dúnà àwọn common folk in táwọn yíká sọ pé àwọn ya ma ń bèèrè fatwa ni ah, a ẹ̀dàkùn afẹ́sẹ̀ báyìí kí ni ká sí a ah, ọlọ́run sọ nínú báyìí báyìí báyìí kẹsẹ̀ báyìí gbọ́ngbà tó yá ẹ̀mà kí ni tí ma ń padà ṣẹlẹ̀ sáwọn tó bá jẹ́ àwọn àfáà tí ò bá padà gúdédé mọ́ ni wípé àwọn àfáà ma ń padà jẹ́ fìtínà kọ́dọ̀ pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n wọ́ná wọ́n wọ́ná lórí pàwọn ògbòdó àwọn wà Al-Jannah bẹ́ẹ̀ni àwọn àfáà nínú ẹ̀sìn Islam náà gbìyànjú àti tọ́ọ̀bọ̀ Kùránì Ọlọ́run gbà fún wọn ni kí ni Jahab bin Safwan 'ala al-'arshi istawa òun sì yọ tí ń bá lágbára àti yọ àmúkà kò sí <laughs> ṣe kí ni o lè yọ o lè fikún ó filẹ̀ bó ṣe wà náà ló jẹ́ pé tó bá ní kí ní ní US wọ́n lè sáré pòdúsù Kùránì kan tí wọ́n sáré change àwọn àyàtù kọ̀ọ̀kan wọ́n ṣe kanáà ní India láìpẹ́ kìí ló tọ́sẹ̀ kan káàsì mọ́ fíntí tó bá fẹ́ káàsì rí túmọ̀ gbé síta tó bá ilé gbé síta àwọn áàpù mi wà ó kẹ̀kọ́ ní kókà mọ̀ká ní táwọn èèyàn hákù rán lọ́bí ilẹ̀ bí ẹni ó madúgbà àwọn thousands and millions of people tó hákù rán ní èmi ò lọ́wọ́ bẹ́ẹ̀bù a ní tẹ́ ìṣe tó ọlọ́n tó sọ fún alìkùnrin ní pé yí tẹ́ ìṣe àní òye yí kò yé yí ẹ̀yin náà pàrọ̀ ẹ̀yin náà pé òye yí so yí báyìí àrí so an bí Allah subhanahu wa ta'ala kò ṣe mọ́fẹ́ nìkan so nútọ̀ lè ta mú yìí ilé ti kọ́kọ́ clear náà tó bá jẹ dámọ́ ara wípé a ní nútọ̀ wípé wọ́n nínú eh, Matthew chapter 4 verse 7 to 10 tó bá lọ wú wọ́n jí ó yíó ń bẹ̀ wípé ṣe ìtọ́nù ń ṣe kíni ń gbé Jésù kákàkiri wọ́lọ́lọ́run ni bó ṣe tọ́nù sí ọkọ̀ ń gbọ́nà káàkiri náà bẹ́ẹ̀ lọ́lọ́n dílẹ̀ tó ní in tí wọ́n sọ fọ́lọ̀ pé ya fúrí kalẹ̀ fún mi àà ah, ah. kò pọ́síbù kódà ṣe tọ́nù tó ṣe pé kí náà pé Ọlọ́run sọ fún Al-Qur'an nípa ṣe tọ́nù pé ó mọ́ tó ń sọ ṣètọ́ ni wọ́n sọ fọ́lọ̀ pé forí kalẹ̀ fún mi àbó gbádùn ṣètọ́ ni sọ fọ́lọ̀ Kùránì kódà ṣètọ́ ni gan ọlọ́run jẹ́ yíwa pé kí náà pé ipé kéèdù ṣètọ́ ni Canada ifa ṣètọ́ tó wíkì tó lẹ tó tẹ̀mọ́lẹ̀ ṣètọ́ ti ma ń bẹ̀rù Umar <laughs> ṣètọ́ ti ń bẹ̀rù Umar òun yóò àgbé ọlọ́run ní àwọn sọ fọ́lọ̀ pé àforí kalẹ̀ fún mi ma lakum kayfa tahkumun bó ní se mọ́ kan gaba orin yóò sì sílẹ̀ wọ́n ń gbé ọlọ́n káàkiri wọ́n sọ fọ́lọ́n ibi tó túnwẹ́ pé èyàn tí ń gbé káàkiri ọlọ́n kọ́ according to this narration gan because èyí ń sọ fún kàyọ́rọ́ o wọ́n ti kọ́ sínú ìwésẹ̀ ayé nínú Tawrat àti inú àwọn tíra tó ti wá bí fọ́ ipin aláàgbùdọ̀ jọ́sìn fẹ́ nìkan àfọ́lọ́run Jésù lólówó ilé ní Kòránà nínú Bible àbí wọ́n wá ń jọ́sìn fún Jésù lé ní ah tàbá láwọn Christian family ẹjábá ń sọ lódó ọkọ̀ ẹjábá ah èyí tẹ́ ń ṣe yìí bẹ́ẹ̀ kú lórí ẹbọ ni o àmúgbà tí wọ́n náà wà ń tẹ̀lé wọn lọ chọ́ọ̀chì báyìí nǹkan tẹ̀lé lọ nígbà tí wọ́n náà ń tẹ̀lé wọn lọ chọ́ọ̀chì bóòna ṣe fẹ́ mọ̀ ìpé òdòdó gẹ̀lẹ̀ tó ń ṣe ẹgbẹ̀ gbà tó lóun wo mi òfò kọ́kàkiri tó wà lọ chọ́ọ̀chì an bí alákọ̀ọ́sọ́ akún ìgbà wà búrú rí so inṣáàlá a tó tẹ̀síwájú bẹ̀rẹ̀ èyí ma mú díẹ̀ díẹ̀ kó lè bá yìí dẹ̀ ma samara yìí tó kún níbi each nocturne so that oníkálùkù náà wà oníkálùkù náà padà wà fọ́s àti lọ sí bábù gẹ́jẹ́ yìí tí ẹ lọ sí bábù iná tó mú ibi tó bá ti kọ́ fún sunday school náà ló ń kálùkù ń wó o ajé ẹ̀jẹ́ lọ sí fásitán sọ ìlú ọ̀tọ̀ eh ó kàbà ń bẹ̀ ni pé eh ẹgbà mí o fúnra rẹ̀ ló kàdà rí pé wàláhì kò sí ẹ̀sì kankan tó yẹ kí ẹ̀mọ̀ sí àyàfi Islam ó kàdà wá rí aburú àwọn àfáà tán parọ́ fún yín àwọn àfáà àdúgbò yín ẹ̀ ìyá ìkankan náà lájọ́ ń sìn káfà mọ́ sọ fún pásítọ̀ ìpé ìkankan làwọn jọ ń sìn ṣe

سوى هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته